يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم ووصى بها ابراهيم بنيه ويعقوب يا بني ان إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت ؟ إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسماعيل وإسحاق إلها واحداً ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف خلقه محمد بن عبد الله وعلى آله وصحابه وسلم تسليما أقوى نفهم الله الحمد لله adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àpàrí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin atúntọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn anábí ọlọ́run tí a jí sọ́rọ̀ bá síwájú rẹ̀ àtọrọ ìkẹ́ ìgẹ̀ fáwọn náà alaihi wasallam àwọn sàábẹ́ àní Muhammad sallallahu alaihi wasallam àtọrọ fún wọn ìfọ́sọ́wẹ́ àlàyé alùkùránì ti è ní gbogbo wa tí a gbọ́ lánàá a rí pé bí ta wà náà ni a ń yànà náà ọ̀kanú àwọn gbólóhùn mẹ́ta tó jẹ́ àkọlé ọ̀rọ̀ wa asìyásàtú alìsìláàmù wàlìmùsìlìmù asìyásà alìsìláàmù wàlìmùsìlìmù a wá lè máa sí pọ̀ tí ń bẹ láàrin islam àti siyasa islam àti politics àbíkámọ̀túnmọ̀ ìkíníkejì àwa ń wá ìtumọ̀ al-islam àti wá tó fún a lédè lárúbáwá àti tó fún a lédè ẹ̀sìn tí wọ́n sọ fún a wípé ìdá ń pè ní islam nú ẹ̀sà mùsùlùmí òun náà ni ìtẹríba fún òfin ọlọ́run tí àwọn ànábì ọlọ́ọ̀bá mú wá látọ̀dọ̀ ọlọ́ọ̀bá wọn àwọn ànábì ọlọ́ọ̀bá ìsí rẹ̀ látàrí adam alẹ́sọ̀sọ̀sọ̀lá tí ìdáyé ànábì Ìsá ó ní áàkùrù àmbíyá Bani Israil ó ní ó kányà àwọn ànábì àwọn Ísírẹ́lì ànábì Ìsá ànábì Ìsá òun ló kányìn gbogbo àwọn ọlọ́ọ̀bá alékẹ́ ọlá wá gbé ànábì dìde ànábì wa Muhammad lẹ́yìn gbogbo wọn tó wá sí ní ànábì kárí ayé amíkẹni ànábì kárí ayé ẹ̀rẹ̀ wọ́n wá ní àwọn ànábì ọlọ́ọ̀bá yìí pátápátá da'u jami'a ila usulin wahida wọ́n pèpè ìpìlẹ̀ kan náà ni wọ́n sí kẹ́ni wọ́n pèpè sí Takuma la tó dó lórí ìmọ̀lọ́ ọba alákan ṣoṣo bákanáà wà ati àti ìgbọ́lọ́n bi, bí kò sáànábí ọlọ́run bá kan tó wá yẹpẹrẹ ọlọ́run bákanáà wà ibadatihi àti látara pé káwá sin ọlọ́run bá yẹn ní àpẹ̀pẹ̀ sí anábí ọlọ́run kan òpèpẹ̀ sí nǹkan mìí láti sìn jọlọ́run bá nìkan ṣoṣo náà lọ wa da'watu ila hirasati fadailil akhlaq wọ́n tún gbogbo sí ìmójútó àwọn ìwà àpọ́nlé àwọn ìwà ayì kò sí ànábí ọlọ́run tó pèwè sí wà àbàjẹ́ kò sẹ́ni tó pèpè síranù gbogbo ìwà tó jẹ́ ìwà àpọ́nlé ìwà ìtìjú ìwà àtẹríba ìwà ọmọlúàbí ìwà àánú ìwà déédé ìwà òótọ́ ìwà àfọkàntán àwọn àwàdáwọn anábẹ́ ọlọ́run jẹ́ wá pẹ̀gbẹ̀ sí nìyẹn wàlùtùkọ́ bí sùlúkìlì ìsàní wọ́n fẹ́ kí ìdàbàsókè bá ìgbésí ayé ìwọmọnìyàn kọmọnìyàn develop ní agbègbè dáńpé ní mọ́ra ẹ̀rì kó lè jẹ níyì lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àwa ni wọ́n papọ̀ nípìlẹ̀ wọ́n yàtọ̀ lófin náfi kí áyà súratù Maida fún a ní àná áyà fọ́dún tọ́lọ̀ ń pé likullin ja'alna minkum shid'atan wa minhaja likullin gbogbo ẹnìkọ̀ọ̀kan náà ya ànábì ọlọ́run ja'alna minkum iná àlàsì gbogbo yín ẹnìkọ̀ọ̀kan ní lásì fún shir'atan òfin ní jẹ́bẹ̀ shari'a náà ni hmm. wa minhaja ti ìlànà ẹ ma gbọ́ manhaj manhaj manhaj ìlànà gbogbo ànábí ọlọ́run kọ̀ọ̀kan ló lófin ló sì lánà tí ọjọ́rọ̀ àwọn kódà bí Musa àti Isa wípé àwọn kan Banu Israel nìkan náà ní ara méjèèjì sí nígbà Musa ń bá wọn lò ọ̀tọ̀ lófin tó bá wọn lò nígbà Isa ń bá wọn lò ọ̀tọ̀ tó bá wọn lò eléyìí ni ìtumọ̀ Islam nínú ẹ̀sìn wọ́n látara àtùmọ̀ fún wal بهذا bi hadha al-ma'na pẹ̀lú pé islam tá ń sọ yìí tí àwọn nígbà Ìsá ń bá wọn lò ọ̀tọ̀lúbítọ́ bá wọn lò eléyìí ni ìtumọ̀ islam nínú ẹ̀sìn tá ń sọ yìí tí àwọn lò ọ̀tọ̀lúbítọ́ bá wọn lò ni ìtumọ̀ islam nínú ẹ̀sìn lò ọ̀tọ̀lúbítọ́ bá wọn lò eléyìí ni ìtumọ̀ islam nínú ẹ̀sìn eléyìí ni ìtumọ̀ ìsìláàmù nínú ẹ̀sìn gbogbo àwọn ànábí ọlọ́run tọ́lọ́run rán pátá kulluhum muslimun gbogbo wọn pátá láti bẹ̀rẹ̀ dópin mùsùlùmí ni wọ́n adama adama làkọ́kọ́ wọn mùsùlùmí ni nuhu ànábí nuhu kò sẹ́lẹ́sìn ní ìtólẹ̀kó ti pọ̀ lọ́rọ̀ mùsùlùmí ni Hud anabi hudu mùsùlùmí ló gbé wá pàlà kọ́kọ́ wọn mùsùlùmí ni anabi nuhu kò sẹ́lẹ́sì ní ìtọ́lẹ̀ kó ti pọ̀ lọ́wọ́ ni anabi hudu mùsùlùmí ló gbé wá anabi sọ́ọ́lì mùsùlùmí ni anabi sulaimana mùsùlùmí mà ni anabi ibrahim anabi daud Musa annabi Musa annabi Isa alayhi salatu wassalamu ka tó wá pani annabi wawassa biha Ibrahim banihi annabi ka tó wá pani wawassa biha Ibrahim banihi wa Yaqub ka tó wá pani يا بني إن الله اصطفى لكم الدين كتوا بني النبي إبراهيم أتى النبي يعقوب النبي إبراهيم فلا تموتن إلا وأنتم مسلمون àtànẹ́bí yakubu falatàmùtún amkuntum ṣuhadá ìfàdára yakubu alimaun àtànẹ́bí yakubu falatàmùtún nígbàtà nẹ́bí yakubu tí kú dé ìfàdára yakubu alimaun ìfàdára yakubu alimaun ma ta'buduna min ba'di. bẹ́ẹ̀ nígbà tí kíni. yakubu tí kú dé. Ah, ah. ìgbà ó ti sọ fún wọn tí wọ́n ṣe ó tún ní tó ń bá kú tán kí lẹ́ẹ̀ ṣe ń bá kú tán. nígbà tá yakubu. qalu a'budu ilahak wa ilaha abẹ́. ibrahim. يعقوب وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون النبي يعقوب أطلتهم وباس 100% إلى مسلمون تلك أمة قد خالت laha ma kasabatun walakum ma kasabtum wala tusaluna amma kanu ya'malun qad khalat a ní bẹ̀rẹ̀ táwọn ṣe lọ́wọ́ ti yí o muslimun ẹgbójú tó ti yí lókù wala tusaluna amma kanu ya'malun qad khalat عما كان قد خالت ولا تسألون عما كان قد خالت ولا تسألون عما كان قد خالت ولا تسألون عما كان قد خلت ولا تسأل ولا تسأل

ó kẹ́fìn kèfèrí lára wọn ó kẹ́fìn ìyapa ọlọ́run lára àwọn ọmọ. ó kẹ́fìn kèfèrí lára wọn. ọlọ́run bàbá ọlọ́run kẹ́fìn. ó kẹ́fìn. ìyísọ̀ ọmọ mọ́ríà. ọlọ́run kẹfìn ó kẹfìn Isa ọmọ Maryam ọlọ́run kẹfẹ́ ó kẹfẹ́ Isa ọmọ Maryam ọlọ́run kẹfẹ́ ó kẹfẹ́ látẹnu àwọn ọmọlẹ́yà nẹ́bì Isa tá ń pè ní Jésù òun náà ni wọ́n declare ara wọn gẹ́gẹ́ bí mùsùlùmí yóò gbà níbi ìsàmbẹ̀ láyé ẹnu àwọn ẹ̀sìn kan náà mú wá wọn gẹ́gẹ́ bí mùsùlùmí yóò gbà níbi ìsàmbẹ̀ láyé ẹnu àwọn ọmọ dínú wahid دينه واحد الإسلام العام الإسلام العام الإسلام. islam àgbóyè gbọdọ̀ dàrú mẹ́lọ. wọ́n wọ́n yà tí wọ́n ké fún wa lẹ́yìn ní ayé méjèèjì ọ̀rọ̀ òṣèlú ń bẹ́ẹ̀ trọ́dọ̀lá àdí ayà 25 gbọ́ndọ́lọ́n sọ. laqad arsalna rusulana فما سألتكم من أجر إن أجري إلا على الله عليه السلام فإن توليتم فما فما سألتكم من أجر إن أجري إلا على الله kí agbára tó ní pọ́nbẹ́mẹ́. ju an akuna minal muslimin. tó ń ṣe àǹfààní tọ́pọ̀ fáwọn èèyàn. wọ́n yà á lẹ́nu lọ́wọ́ kó wọn lọ́wọ́ nípa máa wo ní àrùn náà bá wọn ọlọ́ ní kọ̀kọ̀. al islam al aam. agbára ni. general islam. ìfẹsẹ̀ ìjọkan ṣoṣo ọlọ́ọba aláàrinlẹ̀ àti àwọn àwà táàmàrí lára ọmọlúàbí àtàwọn òfin tó ṣe déédé àsìkò àwọn tí ọlọ́ọba rán sí wọn ń táàmà bá rẹ̀ nu kò kọjá àwọn èèyàn wọn mùsùlùmí in tó gbé dúró àtọ́júṣe ìjọba yìí tọ́bọ̀lọ́ al-islam al-khaas special islam kí ẹ gbọ́ àwọn nǹkan tó fàyọ lábẹ́ ayẹ tó wọ́n náà máa fẹ́rẹ̀ kọjá ó ní ìgbàjọ́ bẹ̀rẹ̀ ó ní báyìí pẹ̀lú Qur'an Karim wujuba wujudil quwwa fi aidi hakim ọgbọ́ni gbogbo èèyàn pátá ní bẹ fún láìwòrán láìwò àwọ̀ láìwèdè láìwàsà láìwàyè kí agbára kó máa bẹ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n àtórí wọn pé àwọn torí wọn pé àwìlà ìrìnà ṣe ìtọ́ àrin rajim kúl yẹ́ àyíwá náà inni rasulullahi ilaykum jami'a. alladhi lahu mulku samawati wal ard. la ilaha illa hu. ọkàn tá a rí pa tọ́lọ́ ní adájú ẹ̀ nínú mi. wayumit fa'aminu billahi wa rasulihi. politics is a dirty game. annabiyil ummi. àwọn tí ò wá dáa àwọn náà ni wọ́n wá ń lùlù wa ni wọ́n ṣe olórí wa lórí. يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون kẹ́lẹ̀ bá díẹ̀ ní ìmọ̀nà ebi inter produce fún house of assembly house of Let me, that's what I mean. That's your product. ó láyà tẹ́ wo ìdáka yìí ó ló ní àwọn àkọlé ńláńlá some topics ń bẹ́ẹ̀ ó lákọ̀ọ́kọ́ alikita ọlọ́run sọ̀rọ̀ kita wọn àzẹ́nà máa wọlé kita ẹ̀ àwọn anábì ọlọ́run kan bẹ tọ́lọ́n fún aníwò ó mú kìtàbù àkọ́kọ́ ń bí ó alikita ọwọ́ àwọn náà alukọ́rin kẹrẹ́ òun náà lọ́gbọ́n ní alákùnrin ẹ̀lẹ́rẹ̀ ìdàdọ́mọ̀nà mọ̀báàdẹ̀ díìnì àfihàn ìsáàlẹ̀ àfáàtìmà tó ẹgbẹ́ àlùkò ààyè kókó sínú àwọn fọdàmẹ́ntà ẹ̀sìn ẹ̀sìn ìgbẹ̀yìn ẹ̀sìn mi ò ní wọ́mọlẹ́yìn iṣẹ́ ẹgbẹ̀ tọ́lọ́run sáyé the principle and fundamental ẹ̀sìn mẹ́nà àlùkùránì ó bákan náà wòye ṣùgbọ́n olùsáàlẹ̀ kútù ẹ̀lẹ́rẹ̀ àǹzẹ́lẹ̀ ọlọ́rin ìdáyẹ̀ ó ní bẹ́ẹ̀ náà ló kó sínú gbogbo òwò tọ́lọ́ ti sọ̀kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run tó síwájú láti tọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ sójú. gbogbo ẹ̀dá tí ń bẹ láyé tó jọmọ ẹ̀dẹ́ èèyàn àwọn ni àwọn ọmọlẹ́yìn ànábì Muhammad láti gbà tí ọlọ́run ti gbé ànábì Muhammad dìde ó bákan náà wà iṣẹ́ ummatu da'wa àwọn fi dini wà níyàwó ọmọ ẹnu àwọn òwe láti tọ́ àwọn inú ìgbésí ayé wọn àtẹ̀sí wọn kí ni tó máa yẹ àkóso olù alùkwánù àtàwọn àwọn mímọ́ ummatul ijaba scale olùmọ̀ ìrìnṣẹ́lù lẹ́nà àdì bẹ̀rẹ̀ náà bìlìmọ̀wàdí náà àdìlà ó ní tí ọlọ́pàá sọ ní pé ọlọ́run ń tọ́ka ayé sí déédéé kí á lo òsùnwọ̀n déédéé lórí gbogbo nǹkan wà ìtọ́ ìhìn òkúkọ̀hùn káàkiri kálukú ní ẹ̀tọ́ ẹ̀ kí nínú nǹkan tí ń darí ayé nílẹ̀ náà ni pé kí wa ara wa. inú ti ń darí ẹrú lónìí òun náà ni pé àfúra wa lẹ́tọ̀ọ́ wa mọ́ kálukú ń jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́. inú ó èèyàn bá jẹ wọ́n bà ní jẹ́ ẹ̀rírú ẹ̀ àfi pé wọ́n fowó kó oṣù wa àrí sálárì wa gbà àwọn tó ń ṣe mẹ́lẹ́lẹ́nu sẹ́gbé àtẹ̀gbésẹ̀ ọ̀lọ́ ọ́fíìsì fáìlì kan gbèrè ní pàdé ọ́fíìsì ilé wọ́n yẹn ní fáìlì pàdé ẹ̀rì ẹlẹ́ẹ̀kẹta ó ní ọlọ́run sọ́nà ayẹ alikist ìdúdédé ó ní wàkìyàmù náà alikist ó ní túnmọ̀ pé kọ́mọ̀ ẹ̀dí àdúdédé ó ní ìkọ́ ọmọ tó hayà tí hì ó náà ní ìgbésí ayé ìgbésí ayé wọn lódédé ó ní wà ní wà ní ṣáàfihìm alásáàs tàwásùn bẹ́ẹ̀nà jàwà kí ọ̀kan má kọjá ọ̀kan kọ́kọ́ sí kíní. kọ́kọ́ má kọjá ọ̀kan. kí àwọn. our civilization and cultures. àjọlò lọ láyé agbọ́mọ̀jẹ́ tàbí sàlọ láyé kọ́mọ̀sí gbogbo oró yẹn ọlọ́run balance gbogbo ẹ̀ ní àpapọ̀ ṣùgbọ́n lọ́run ní dáńpẹ́ ní ọ̀wà nínú Kristi love justice. ìdíyẹ ọlọ́ọ̀bá ní gbogbo eléyìí òun náà ni ọ̀rọ̀ tí a bá gbà sí àkéèsí oníwáyé wa máa rí ìbẹnu ọmọnìyàn tí tó gbọ́rọ̀ ọlọ́run tẹ́ bá sọ pé àtẹ̀lé ìlànà ọlọ́run bá gbé kalẹ̀ àtẹ̀lé nísìnyìnbẹnu ọmọnìyàn tí ó kọ̀ tí kó sí ọ̀rọ̀ ọlọ́run tó lè díẹ̀ gẹ́gẹ́ àsìkò dáàbò tó ṣe tọ́lọ́ bá síwájú ọ̀la lọ á lè tẹ̀síwájú níbi ilé àwọn tí wọ́n gbọ́rọ̀ sọ́kàn ọba lẹ́nu tí wọ́n gbọ́rọ̀ síjọba lẹ́nu nínú òru kó làṣẹ bá wọn lò wọ́n tí wọ́n gbọ́rọ̀ síjọba lẹ́nu tí wọ́n gbọ́rọ̀ sọ́kàn ọba lẹ́nu nínú òru kó làṣẹ bá wọn lò gbogbo ẹ̀ láyà ìyẹn eléyìí ni آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر